بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ إن الله عليم خبير إلا الاولين والآخرين أحمده سبحانه وتعالى وأشكره وأؤمن به وأتوكل عليه واستغفر وأتوب إليه واستعين واستهديه وأعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله والمهتدي ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد المصطفى وسلم وعلى آله وصحابه وتابعين وتابعيهم بإحسان إلى يوم الدين ما بعد ọpẹ́ ni fún ọlọ́run bọ́bọ́ Allah alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpẹ́ àpẹẹrẹ gbólóhùn alhamdulillah rabbil alamin ọba olóore ọba oníkẹ ọba aláàánú ọba tó pé ń gbà tí Ramadan ń bọ̀ ó náà láfa ìjókòó ikọ́ pẹ̀lú orúkọ rẹ̀ táà sì dágbére múra wa pé pẹ̀lú ògùnlọ́dọ̀ Ọlọ́run tó bá di ẹ̀yìn Ramadan á padà tó pàdé àwọn náà alhamdulillah táà lékú lọ́wọ́ àdájọ́ lọ́wọ́ ó fún aláǹfà ní Ramadan sójú wa alhamdulillah ó fún aláǹfà ní káàbà Ramadan òbí àti lágbára ma ó fún aláǹfà ní kí a sọdún ìtúnú alhamdulillah àdúnwà wà láìlé ní àdúnwà pàgó ìjókòó halqatu rawda halqatu abẹ́ fíkí usra fíkí fíkí òun náà ni àgbọ́yé ẹbí ọba tó sílé ìfà náà ni ọba tá dúpẹ́ fún alhamdulillah tó ti bá ma lóore kó sàlékún wa àmín wá mọ̀ yí pé bromodán bá lọ́tán báyìí inú àwọn ẹ̀kọ́ tí àwọn ni pé yìí. ولا تكونوا رمضانيين كونوا ربانيين ولا تكونوا رمضانيين ọlọ́run ní gbogbo ìgbà ẹ má ti pé ní rọ̀mọ̀dán yuun, àwọn ti ìjọsìn wọn má báyìí tí ti lọ tán aṣọ kírun wọn wọ́n ti kí ni ìtẹ́ ìkírun wọn wọ́n ti kálẹ̀ alùkwánu ọjọ́ wọn ké wọ́n ti gbé pamọ́ dánáhùn rọmọdániyún dánáhùn rọmọdániyún ṣùgbọ́n rọmọdániyún àwọn ẹni ọlọ́run wọn ò ní yẹ wọn ò ní gbò wọ́n ma sì tọ́lọ́ ọba lọ náà ni ẹ̀rí anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní ahabbul a'mali ilallahi adwamuha wa in qalla aw kama qala sọ̀sẹ̀lá ìsọ́tọ̀lọ́ bá nífẹ̀ẹ́ sí jù lọ́dọ̀ rẹ̀ òun náà níṣẹ́ tí ò dúró ń gbà kan kódà kó kéré adwamuha wa in qalla kódà kó kéré torí díẹ̀ mọ́ ń gbára mi ní ẹ̀jú ọgbọ̀ ẹ̀yìn mùsùlùmí náà tí a ti parí ààwẹ̀ tí ara ti sọ̀kalẹ̀ so tí a fẹ́ mójútó ìlànà sínlọ́ọ̀bá mọ́ kí a mọ́ yẹ ká mọ́ gbò rọmùdánà lọ́lọ́ àwọn sí olóore ọlọ́ adúgbẹ́ fún ọlọ́run lè ní abẹ́ tẹ̀síwájú níbi tí a bọ̀rọ̀ náà ti sí lórí fíkìl òsùra a rí pé fíkìl mọ̀bádìlẹ̀ àmà ìzàwájì fíkíhù mabadi ilẹ̀ àmà bí zawaj fíkíhù àwọn gbòǹgbò tí kò sí má ní kò sí má má nípa pa afẹ́ lọ́kọ afẹ́ níyàwó afẹ́ níyàwó afẹ́ lọ́kọ náà là ń sàlàyé wa àwa wà níbi fíkí ikhtiyar fíkí fíkíhù ikhtiyar báwo la ṣe sẹ́sà irú ọkọ wo la fẹ́ ní bó la ṣe sẹ́sà irú ìyàwó ni a fẹ́ ní àtúnwá wà ní agbègbè ususul ikhtiyar ususul ikhtiyar òun náà ni àwọn àpìlẹ̀ tí a gbé sẹ̀sà níyàwó lọ́kọlé lórí inú ẹ̀sà mùsùlùmí níbi a tẹnumọ́jù ní oṣù tí a fi dágbére fúnra wa ń bì òun náà ni خطوات الاختيار الصحيح. خطوات الاختيار الصحيح. tìyàrí asọ́hí àwọn tí ṣe ń tẹ̀lé tààgbà sẹ́sà àyà rere tààgbà sẹ́sọ̀kọ̀rẹ̀ àwọn practical steps practical steps involved in the selection of spouses al-ikhtiyar sahih al-ikhtiyar as-sahih ìṣẹ̀ṣà tó lálàáfíà ìṣẹ̀ṣà tó ní àlàáfíà tó gbé yàn máa sísà o bí ìgbà tá bá fẹ́ ra ilá lọ́jà tá bá wo lájọra wọn wọ́n yìí tó kọ́ bẹ́ẹ̀ wọ́n ni gbogbo láti mọ́ ra wálé ìpátàgbẹ̀ ló kó àsìlára ní kí láti yẹn àsìlára ah. yìí tó kó lára èyàn máa sí ìyàwó ní ìyá máa sí ọkọ ní wọ́n lábẹ́ yìí wọ́n bá aláwọn kókó kókó bí mélòó kan kókó àkọ́kọ́ alìbáàsù o náà ni kí ọkọ kí àwọn rere. tí ń bẹ lára ìyàwó tó fẹ́ fẹ́ kíyàwó náà wádìí àwọn àròyìn rere àwọn good qualities àti àwọn àdámẹ́ẹ̀sà tí ń bẹ lára ọkọ tó fẹ́ ní ẹni tó fẹ́ jẹ́ bàbá ọmọ fún ni ẹni tó fẹ́ jẹ́ ìyá ọmọ fún ni làbúdà mínà sífàt wàlìmàzáyà làbúdà mínà sífàt wàlìmàzáyà àwọn òròyìn kọ́ gbọ́dọ̀ pèsè lára àwọn àdámẹ́rẹ́ kọ́ gbọ́dọ̀ wà lára rẹ̀ káàtó lè sọ pé eléyìí ìyàwó mi eléyìí lọ́kọ mi eléyìí ni ìyàwó ọmọ fún mi eléyìí ni bàbá ọmọ fún mi ẹlẹ́ẹ̀kejì kí èkíní kejì kí wọ́n ríra wọn ní rírí ojú yàtọ̀ sí fọ́tò ọ̀pẹ́lú ní rírí ìtọ́jú yàtọ̀ sí Facebook àbí fọ́tò rí mi rí ọ wo mi wo ẹ́ inú nta a rere ni ẹlẹ́ẹ̀kẹta aṣúrọ̀ wà ní sí ha alẹ́sìṣàárà iná ni foríkorí ìgbàmọ̀ràn lọ́dọ̀ àwọn tí wọ́n lóye loye, ẹfún mi mọ̀ràn mo ríru obìnrin báyìí mo fẹ́ fẹ́ kí lẹ rí sí mo ríru ọkọ báyìí mo fẹ́ ní kí kí ọkọ tó fẹ́ fẹ́yàwó kó gbámọ̀nà lọ́dọ̀ àti alóye ìfẹ́yàwó ìyàwó tó fẹ́ lọ́kọ ọ̀ràn yẹn ni kó gbámọ̀nà lọ́dọ̀ àti alóye ẹlẹ́ẹ̀kẹrin al-istikharatu òun náà ni kí asùmọ́lọ́hun pé kí ọlọ́run bá kó ọlọ́run ti gẹ́ni ọlọ́run kó bá wa ṣàá lẹ́yìn náà kùlùwùhùmá kùlùwùhùmá mímọ̀ harrama islam mina zaujat wal azwaj o náà ni kí ó sọ yí pé ìyàwó tá a ìyàwó tí è sí ìwọ̀ká fẹ́rú ẹ̀nú ẹ̀sìn ni ọkọ tí a fẹ́ ní ọkọ tí ò jẹ́ ìwọ̀ká nírú ẹ̀nú ẹ̀sìn ni ìyàwó àtọkọ tí wọ́n fẹ́ gbọdọ wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ kó nú àwọn tó jẹ́ ìwọ̀ táà gbọ́dọ̀ fẹ́ra rẹ̀ ní tó igbé ìjòkó tó gbẹ̀yìn àkà fún wa àkà fún wa àkà fún wa ní tí ó òun náà ni ususul ikhtiyar ususul ikhtiyar al-qadim wal ikhtiyar al-hadith liz-zawjayn òun náà ni wípé kí là máa wò kí ni àwọn gbòǹgbò táà gbé ìsẹ̀sàlẹ̀ lórí mo fẹ́ ní ọmọ fẹ́ lọ́kọ tí àtijọ́ àti ti òde òní àtijọ́ àti tòde òní Behold, I the modern. Àwọn principles, fundamentals tí a máa ń gbé ìsẹ̀sàlẹ̀ lórí. Torí pé àwọn kankan ń bẹ tó ti bá ìlànà ìgbéyàwó lé ní táwọn bá ń pè ní qadaya al-ma'asira. Qadaya al-ma'asira. القضايا المعاصرة القضايا المعاصرة فقه النوازل فقه النوازل àwọn ọ̀rọ̀ òde òní àwọn tó lè pé ìgbésẹ̀ ayé òde òní ló gbé kalẹ̀ kò sí láti jọ tẹ́lẹ̀ bó sí rílé ní tó wá di pé àwọn àfó ní ma fíkíù náà dá sí àwọn náà yẹ̀wò torí díẹ̀ nínú ìlànà ìgbéyàwó lè ní ọmọbẹ ìtọ́jẹ́ ti àtijọ́ lórí bó láásí sọpẹ́ ni mo fẹ́ fẹ́rẹ̀ ká tó kọnu sí ó ìgbàlódé ló gbé wá ilé bára ni àwa gbọ́dọ̀ kọ̀yìn sí wọ́n ni kún bọ́nà asìríkà kún bọ́nà jẹ́ ọmọ àgbà jẹ́ ọmọ ìgbà rẹ bágbà rẹ mú o ní pé in tí gbà bá ń wí a ò gbọ́dọ̀ kọ tí kó sí ṣùgbọ́n o tààtà dawabit ash-shar'iyya tààtà dawabit ash-shar'iyya ní abẹ́ a ètò ìlànà àgbékalẹ̀ sí ní kìí kàn sí pé a máa báyé sí tí a bá ń ṣe هناك ضوابط والقيود الضوابط والقيود الشرعية لا بد منها eléyìí ni àwọn ìdè في ẹ ṣe fi dè nǹkan ọ̀ràn yẹn ni àwọn amútọ́ bá fẹ́ ṣe àgbọ̀ mọ́mújútó àwọn òǹdè yìí náà. kama arafna jami'an anna zawaja asma rawabit al-insaniyya التي كفل لها الإسلام الأسس والضوابط التي يتم على أساسها النكاح والاستقرار والاستمرار wọ́n ní gbogbo ẹni ó bá kọ́ ìsìláàmù lákọ̀ọ́yẹnjú tí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dàrú mọ́ lọ́wọ́ tí ọ̀já láìmaka sí ẹ̀sà mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ni lágbà ni lólórí ni a ń láti mọ̀ wípé ìgbéyàwó ó wà nú tó ga jù tí ó sọmọ ẹ̀dẹ́yàn pọ̀ lórí ilẹ̀ ayé inú àwọn kan tó sọmọ ẹ̀dẹ́yàn pọ̀ lórí ilẹ̀ ayé ìtùgbà ọjẹ́ kan ẹbí tí ó mọ̀ràn àwọn rí tẹ́lẹ̀ ládàgbà fẹ́ra rẹ ni a sì dẹ̀bí kanáà ẹ̀rì rọ̀bí dàtú sẹ̀ òjì ìyà rọ̀bítà tó ń zàwòjíyà ní tó so èmì lágbájá pọ̀ ní ìjẹtọ̀kọláyà ó dà èdè lè má papọ̀ àwọ̀ lè má papọ̀ ìran lè má papọ̀ ṣùgbọ́n tó bá pé alẹ́ ni mo fẹ́ fẹ́rẹ̀ tó sì gbà fún mi tó di ìyàwó mi tí mo dọ́kọ̀ ẹ̀ ẹbí ẹ̀ pẹ̀lú ẹbí mi ó ti sẹ́kẹ́ ni ó ti dìkan wọ́n ní kò wá sí ní tó sóyàn pọ̀ láyé ọmọnìyàn tó tó bí ìgbéyàwó ẹ̀wùsọ́dún nìsá ayà alákọ̀ọ́kọ́ yá ayyuhan nasu ittaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida ọlọ́run ló pẹ̀yàn mẹ́ẹ̀dẹ́nìyàn اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة ẹ páyọ̀ náà ọba yín tó dá láti inú ẹ̀mí kan wa khalaqa minha zawjaha nínú ẹ̀mí kan náà ló ti wá dá ìyàwó rẹ̀ fún wa basta minhuma rijalan kathira láàrin méjèèjì wá kó jáde ọkùnrin tó pọ̀ wattaqullah wa nisaa wa nisaa wa nisaa bẹ́ẹ̀ náà lọ́kùnrin tó pọ̀ واتقوا الله الذي تساءلون به والأرحام tẹ́ máa fi bẹ̀rẹ̀ yín ẹ̀pá okùn ẹbí àwọn okùn ẹbí tó so yín pọ̀ ẹni wal arham lẹ́yìn náà inna Allaha kana alaykum raqiba ọlọ́ọ̀bá jẹ́ tó mójú tó yín lápapọ̀ ẹ̀rí hadhihi rabitatu zawjiyya rabitatu zawjiyya ẹ̀rì òṣùgbò wápọ̀ suratu Hujurat ayá 13 ya ayyuhan nas inna khalaqnakum min dhakarin wa untha وجعلناكم شعوبا وقبائل يا inna الناس إنا خلقناكم wa ذكر وأنثى ọlọ́lá pẹ̀yìn ọmọ ẹ̀dẹ́yìn adáyín lọ́kùn adáyín lọ́kùn adáyìn lóbìnrin. waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu. àṣẹ ní ìran àṣẹ lórílẹ̀-èdè àṣẹ ní orílẹ̀ àṣẹ ní ìran lita'arafu kẹlẹ̀bà mara yín. inna akramakum 'inda Allahi atqakum. ẹ̀tọ́ la pẹ̀lú jùlọ dọ̀ ọlọ́run yín náà lẹ́nu bá pààyọ̀ ọlọ́run. inna Allaha 'alimun khabir. ọlọ́ba kẹlì gíní kẹlìbà mọ́ra yín kẹlìbà mọ́ra yín kẹlìbà jọ rẹ̀ náà wọ́n wá ní Islam tó gbé kalẹ̀ fún wa dáàmà pé ìlànà ìgbéyàwó náà láàbí sọmọ ẹ̀dẹ́ èèyàn papọ̀ tí ó sí àsìkò tó tó ọ wá gbé kalẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ èèyàn alìkósus ó sàmójútó the principles wàdọ̀wà habit àwọn òfin àwọn òǹdè conditions. lẹ́tí yatima ala asasiha annika. pípé abẹ́ẹ̀ ni ètò ìgbéyàwó fi pé lágbájá ìyàwó mi ni lágbájá ọkọ mi nínú ẹ̀sán sùlùmí ó ní àwọn àpèlẹ̀ kan tí yàn á fi jọkọ ìyàwó tí yàn á fi jẹ́yàwó ọkọ. wàlísítìkọrọ. tó kúta bá tẹ̀lé àwọn ìlànà yìí ìjọkọláya wa á bẹ̀sìn mu lẹ́yìn náà tá a bá tẹ̀lé àwọn ìlànà yìí istikrar ìfarasìn ọgbọ́ni ìfarasìn ẹ̀rì kí lè tó kí lè síkí ní kí lè tó kó má sì gbẹ́mí sí omi ò tó láàrin ọkọ àtìyàwó ẹlẹ́ẹ̀kẹta wà ní stimura kí gbèsè ayé máa lọ lẹ́sẹẹsẹ ìgbésẹ̀ mọ́síkẹ́ ni ó máa lọ létòlétò lẹ́sẹẹsẹ tàbá tẹ̀lé ìlànà yìí nìkáwọ̀ ní lálàáfíà nìkáwọ̀ síkẹ́ ni òní ní àlàáfíà tàbá tẹ̀lé ìlànà ìní ilé òní fararọ tàbá tẹ̀lé ìlànà yìí ìmá lọ lẹ́sẹẹsẹ òní sí ìkùnà àṣẹlẹ̀ lọ́nà ẹbí á collapse ẹbá síkẹ́ ni ẹbí ó collapse yóò wò ó yóò wò ó torí díẹ̀ náà. fazawaj yahtaju lit-tadqiq wa tafkir. torí díẹ̀ wọ́n ní ètò níyàwó lọ́kọ ó ní bùkátà sí ìwádìí fínífíní tadqiq náà sí ni. ìwádìí fínífíní. wa àti àròjinlẹ̀ àròjinlẹ̀ àwádìí fínífíní. àárọ̀rù jílẹ̀ èyí fìtara níyàwó àìfìtara lọ́kọ yàn kí pẹ̀lú emotional ó fi sígbẹ́ kan ṣùgbọ́n lè ní ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin wọ́n kàn ń fẹ́ra wọn pẹ̀lú kò síwádìí fínífíní kò sí tí wọ́n wá kó sínú àyádò zaujiya tán wọ́n wà mọ́ ìdánkò ní aṣàkọ́ ẹ̀rì orí ibú pé mo síyàwó ní mo sọ́kọ ní wọ́n ní rí sàádà ìdùnnú anábìjá mọ́ sallallahu alaihi wasallam bó o láti mọ̀ pé ìyàwó tí mo ní ìdùnnú ni orí ni fún mi ìyàwó tí mo ní à ìbànújẹ́ orí burú fún mi ọkọ tí mo ní ìdùnnú fún mi orí ni fún mi ọkọ tí mo ní àdánwò ni fún mi orí burú ni mo ti wọ̀ المناسب torí díẹ̀ àkọ́kọ́ ntí ọkọ àjọgbọ́dọ̀ mójútó òun náà ni ìṣẹ̀ṣà ẹni tọ́tọ́ kí ọkọ wọ ẹni tọ́tọ́ láti fẹ́ kí ọwọ́ ẹni tọ́tọ́ láti fẹ́ náà والذي يتطلب مراعاة عدة أمور في جانب الزوج والزوجة والزوجة wọ́n ní ayé ilé ìwà rèé mo fẹ́ mo fẹ́ ni ọ́ tọ́kí fẹ́ lọ́kùnrin mo fẹ́ fẹ́ tó kí n fẹ́ lóbìnrin ó aláti sàkíyèsí àwọn àlámọ̀rí kan ẹ̀rì yatatalab mura'at iddat umur àwọn kan mẹ́ta gbọ́dọ̀ mójútó náà ọkùnrin ní o obìnrin ní o ọkùnrin ní mójútó kóbi mọ́ mójútó kó obi ò ní mójútó kọ́mùnà mọ́bùjú kọ́mù àbí kí ọkùn àtóbi mójútó jáníbù ọkùnrin yóò mójútó jáníbù obìnrin yóò mójútó bí ọkùnrin ọba lè dá sí àmójútó èsè àwọn tí wọ́n bá súnmọ́ ọbẹ̀ lórí àbàwá àwọn òbí ẹ̀ e méjèèjì bá dá sí náà lóbìnrin àwọn òbí e méjèèjì bá dá sí típa ọba àmójútó yìí نعم حددها الفقهاء عند اختيار كليهما àwọn àfọ́ ní ma fi kíù nílànà àwọn ìlànà àwa mùsùlùmí àwọn àfọ́ ní ma fi kíù pẹ̀lú mazhaibul fikiyya mutadida pẹ̀lú àwọn àwọn ìlànà fi oṣìṣì àwọn ànàfíyà ni àwọn malikiya ni àwọn shafiya ni àwọn ànàbílà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn mazhabul fiqhiyya alimutaba alimutamada nínú àwọn ìlànà fíkì tí ẹ̀sìn wa kàkún jù lọ tí a sì nígbẹ̀kẹ̀lé nínú àwọn ìlànà fíkì yìí wọ́n ṣe ní ìjẹta àwọn abidá àgbé mọ́fẹ́ mọ́fẹ́ ìyàwó lé lórí haddada al-fuqaha náà ahamuha ad-din ṣùgbọ́n àwọn nǹkan tá ń sọ ipọ́ ṣùgbọ́n àwọn kan bẹ́m̀bẹ̀ tí ẹ ṣe pàtàkì jù tí a bá ṣe ní èjì ẹ̀ta ìdá máa ń wò lára arú ìyàwó dáa fẹ́ fẹ́ ìdá máa ń wò lára arú ọkọ dáa fẹ́ ní ọ̀pọ̀ ó sì wá pọ̀ tó yìí àwọn kan wá mẹ́mẹ́ tó gbé àwọn kan mì agaga mẹ́ta kan bẹ́mẹ́ mo fẹ́ fẹ́yàwó mo fẹ́ lọ́kọ ní tá a máa ń wò ọ̀pọ̀ mẹ́ta kan bẹ́mẹ́ òun ló ga jù awọ ẹ̀sìn ìyàwó tá a fẹ́ fẹ́ awọ ẹ̀sìn ọkọ tá a fẹ́ ní ẹlẹ́ẹ̀kejì wal-khuluq ìwà awọ ìwà ìyàwó tá a fẹ́ fẹ́ awọ ìwà ọkọ tá a fẹ́ fẹ́ náà wat-takāful ní ẹni dídọ́gba awọ ìdọ́gba compatibility ṣé ìyàwó yìí tí mo fẹ́ fẹ́ sọ́dọ́gba pẹ̀lú mi sọ́kọ tí mo fẹ́ ní sí mo dọ́gba pẹ̀lú ẹ̀ àwò kàkàbò mẹ́tẹ̀ẹ̀ta yìí òun lójú gbogbo ẹ̀ lọ gbogbo yòókù abẹ́mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ dínú zawja wà dínú zawj ọgbọ́ni ẹ̀sìn ọkọ àtẹ̀sìn ìyàwó kólókò zawj wa kólókò zawja. ìwọ ọkọ àti ẹ̀sìn àti ìwà ìyàwó rẹ̀. alikafa bainahuma. ìdọ́gba láàrin àwọn méjèèjì ṣe wọ́n bára wọn compatibility. mẹ́tẹ̀ẹ̀ta yìí ló gbé àwọn yòókù láti àtijọ́ tí àwọn àfọ́ onímọ̀ fíkìú tí wọ́n là kalẹ̀ nínú ẹ̀nu láti gbogbo láti àtijọ́ láwọn àfọ́wò ní fíkíù tí wọ́n ti kọ́ wa rèé wọ́n sì mú nínú alùkwálì kẹrin wọ́n mú nínú súnà ní Muhammad sallallahu alaihi wasallam ntana bí gbé kalẹ̀ nu sallallahu alaihi wasallam náà ونظرا لأن العصور كان أغلب الناس فيها يتمسكون بتعاليم دينهم. wọ́n tàbá wọ́n fẹ́ kọmpíà ayé ìjọun ayé òde òní wọ́n ní ẹmbá ní àwòjẹ́ tó bá ní àárín àròjẹ́lẹ̀ tó sì mata tó bá wẹ́yìn tó wo alẹ́òsòrò alìsìlàmíyàtul ula àwọn ìgbà Islam bẹ̀rẹ̀ àkàgà asùn nubuwwati war risala asúrò. ànùbúwátì àrísàlà. wàrísàlà. wàrísàlà. ìgbà tá a sànúbìdà náà bí ọlọ́run ìgbà tá a bí jíṣẹ́ ọlọ́run. asúrò alùkọ̀láfà arọ́ṣídì. asúrò alùkọ̀láfà arọ́ṣídì. nígbà tí àwọn àrólé Islam àsìkò wọn tá bá wò ó agaga alukurunu salata almufaddala alukurunu salata almufaddala tí a bá wọ ọgọ́rùn ọdún mẹ́ta àkọ́kọ́ tí ẹ̀sìn lálàáfíà jù tí ẹ̀sìn dára jù tí ìkára mẹ́sàn mùsùlùmí tó lálàáfíà jù wọ́n láàrí pé àyàtò ìsìlámíyà wípé ìsẹ̀mí àwọn èèyàn jọ náà lọ́wọ́ ìsẹ̀mí islam ni islam kí láì kí láwọn èèyàn ṣe islam islam wọ́n gbé gbogbo àlámọ̀rílẹ̀ ayé wọn lórí islam ìgbàgbọ́ wọn nú ọlọ́run lórí kíní islam ìjọsìn wọn lórí kíní islam ìwà wọn lórí kíní islam ètò wọn lórí kíní islam ìmúra wọn lórí kíní islam ajé wọn lórí kíní islam ní a ń pè ní alhayatu al-islamiyya islamic life ká gbé ìgbésí ayé wa lórí ìgbésí ayé islam wọ́n ní jọ́nà lọ́hùn a wà rí pé kana aglabunas kana aglabunas fi mafiha wọ́n ní jọ́nà lọ́hùn majority àwọn èèyàn ní ìsáájú kí ni àdámá wọn yatamasakuna bi ta'alimi dinihim wọ́n so mọ́ àwọn ẹ̀kọ́ ẹ̀sìn wọn wọn ò ní dáwọ́lé nǹkan kan àfìlànà tẹ́sìn wọn bá gbélé lórí torí díẹ̀ wọ́n mú ẹ̀sìn ní tí wọ́n ń ẹ̀ wọ́n máa lọ bèèrè lọ́wọ́ ẹ̀sìn wọ́n fẹ́ ṣe nǹkan báyìí ògùn ẹ̀ kí n ṣe ní tá a fi gbá wọn àfa àkàlẹ̀ nu fásitì اسألوا أهل الذكر إن كنتم لا تعلمون سورة الأنبياء آية ẹlẹ́ẹ̀keje Ọlọ́run ní ẹbí ẹ lọ béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ tẹ́yẹ̀ bá mọ̀ ẹ̀ Allah la ilaha